إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله آه، أدوك فمرابة سبحانه وتعالى tó ṣe rọrùn láti pàdé ní ìjòkó ìmà ìjòkó ìrántí ọlọ́ọba subhanahu wa ta'ala ìwá ìmọ̀ nípa ẹ̀sìn ọlọ́ọba ìgbọ́ àgbọ́yé súnnà nabi sallallahu alaihi wasallam so lè orí irin lánlá ní gẹ́bá sí ma ń sọ fúnra wa orí irin lánlá ní kíyàn lè fàkókò lẹ̀ láti wá ìmọ̀ ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ fẹ́ jẹ́ pé tán bá ń sọ̀rọ̀ pé sálàfí ni kán ma sọ pé àà ah, òun náà sálàfí ni but àwọn nǹkan tí ó bùkátà kí èyàn fi jẹ́ sálàfí yẹn ọ̀pọ̀lọpọ̀ fẹ́ sí so tí gbogbo àwọn rẹ̀ pé àà sálàfí àà sálàfí ìtàwọn èyàn máa ń fẹ́ náà pé àà ah, kọ́lá fi sí oye sálàfí sí oye so but nǹkan tí èyàn fi bùkátà sálàfí tí ò bá wá sí ń kọ́ oye so ní tí a fi ń bukata rẹ̀ náà sí ni ma èyàn ní bukata sí ìmọ̀ gan o èyàn ní bukata láti máa wá ìmọ̀ lọ́sàn lóru lọ́sàn lóru mú kí èyàn máa wá ìmọ̀ ṣe ní tí a bá ti wá ní ìmọ̀ nínú timetable yàn tí a bá ti ń gbìyànjú gan sí kò sí tó bá padà yá yóò fẹ́ mọ́ fọ́ọ̀mù láàrin ẹ̀ẹ́gan ẹ̀ẹ́ wá oye sèyàn ní bùkátà sí kí ẹ ma wá ìmọ̀ so kò síbẹ̀ ẹ̀ sí fẹ́ emphasize eléyìí tó ọ̀sán tòru kí ẹ ma wá ìmọ̀ tí ẹ bá jí lóru kí ẹ ma hànkà tí ẹ bá wà lọ́sàn kí ẹ ma wá ìmọ̀ so eléyìí jẹ́ nǹkan tí yóò Ọlọ́run bó torí tí ẹ bá ń gbọ́ gbogbo gbà kò dàbí tí ẹ ń gbọ́ lẹ́ẹ̀kan o tí ẹ mọ́ gbọ́n gbogbo gbà tí ẹ mọ́ gbọ́n gbogbo gbà tí ẹ ń gbọ́ gbogbo gbà gbà gbogbo kì ní láìpẹ́ náà so tí kankan bá fẹ́ jẹyọ ń bẹ̀ èyàn sì ti tádànù pé à kò ní wá so eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gan so wọ́n ní Ibn Abi Hatim ó ní faqala abi wọ́n ti ṣàlàyé yẹn fún wa pé abi wa Aba Zur'a so lóhun bí bàbá wọn àti Abu Zur'a pé kí ni kan tí wọ́n bá àwọn olùmọ̀ lórí ẹ̀ so fil amsara so kí ni kan tí wọ́n bá wọn lórí ẹ̀ oyi so ní sa'altu abi wa Aba Zur'a olóhun bí bàbá wọn àti Abu Zur'a an madhahibi ahli sunna kí ni ojú ọ̀nà àwọn onísúnnà fi usuli din níbi ìpìlẹ̀ ẹ̀sìn ẹ̀wọ̀n kẹbàá gbólóhùn usuli dini ni ọ ó ti wà ti pẹ́ wa ma adraka alayhi al-ulama so àtàwọn nǹkan táà méjì bá àwọn olùmọ̀ lórí ẹ̀ fi jami'il amsar ní gbogbo àwọn ìlú pátápátá wa ma ya'taqidani min dhalik àtàwọn nǹkan tán gbàgbọ́ nù rẹ̀ faqala àméjì wá ni o wà Iraqan ní Iraq ni o wà Misran àti ní Misran ni o wà Shaman so Hijaz ugbọ́nà àti ma Hijaz Mecca Medina eh, Taif àtàwọn olúmìnà so Iraq Misr Sham Sham ni Syria Lebanon Palestine wa Yemenan àti Yemen fakana min madhhabihim ó wá in tó wà nínú madhhabu wọn so yin tó wà nínú mazhabu wọn annal imana ní pé imanu qawlun wa amal ọ̀rọ̀ ni àti iṣẹ́ yazidu wa yanqus ó ma ń lékún bẹ́ẹ̀ sì ni ó ma ń ṣe kí ni ó ma ń dínkù wọ́n ni sheikh Ubayd wá fẹ́ sára wọ́n min ha o àti ìdébẹ̀ okay okay okay okay okay Allah akbar wọ́n ni alhamdulillahi rabbil alamin والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله لما تمسلي وني قد مشى الأئمة ولا علماء وتيري من علماء هذه الملة إنه علماء وجونا المحمدية المباركة وجونا النبي ومحمد طول البركة من أهل العلم والإيمان إنه ونمي ما تاوان في أصول الدين ننسي ننو إقلسي wàhúwà máa yóò hìbò wàhúwà máa yajibu lillah òun náà àwọn nǹkan tó padàdà fún Ọlọ́run Ọba usulu dini ni o so àwọn nǹkan tó padàdà fún Ọlọ́run Ọba min khalisi tadayyun ní nǹkan tó ṣe pó makaga nínú nǹkan tí a fi ń sẹ́sìn ala thalathati ala thalathati umur ní alamari mẹ́ta al'amuru al'awwal aláwọ̀kọ́ taqriru hadha al-mu'taqad kí wọ́n fi wàsọ́dì àbí àbúwábìhì àti kí wọ́n la àwọn abala rẹ̀ mẹ́lẹ̀ wà masá ìlìhì àtàwọn ẹ̀tútùn rẹ̀ aina makanu ní gbogbo bitambawa wà haithu makanu àti ní gbogbo àyítambawa wọ́n ni láta àkúrùhùn fillahi wọ́n ni alamuru thani alamari ẹlẹ́ẹ̀kejì ijabatu man sa'alahum wọ́n ma ń dálówó ẹni tó bá bi wọ́n an dhalik nípa àdìsọ́kẹ̀ bima yarawna annahu yurwi al-ghalid pẹ̀lú nǹkan tí wọ́n rí pé yóò gbẹ̀ngbẹ̀ ni tí òǹgbẹ̀ngbẹ̀ oye wa yushfil ali yóò sì sekini yóò ṣe ìwòsàn fún aláàrẹ̀ wọ́n ni al'amuru thalith alamari ẹlẹ́kẹta wọ́n ni arọ́dù ala man khalafa hadhihi al-usul wọ́n ma ń ṣe rọ́dù fẹ́ni tó bá yapa àwọn ìpìlẹ̀ yìí wọ́n ni wà muraduhum fi hadha kulli ìtàgbà lérò níbi gbogbo ilé pátápátá o an yabqa tadayyunul ibad khalisan lillahi subhanahu wa ta'ala wọ́n ni pé ìmá sẹ̀sì àwọn ẹrú kó ma makanga fọ́nà ọba wa sahihu sunna àti sunna tó lálàáfíà ani nabi sallallahu alaihi wasallam so láti ọ̀dọ̀ nabi sallallahu alaihi wasallam wa ala fahmi salafi salih àti lórí àgbọ́yé àwọn salafu rere wa hum kullu man madha àwọn salafu wà ní gbogbo ẹni tó bá ṣe pé wọ́n ti lọ ba'da rasulillah lẹ́yìn òjíṣẹ́ Ọlọ́run ba ala atharihi lórí àwọn tó ṣe pé wọ́n wà lórí orí pa nabi sallallahu alaihi wasallam min ashabihi nínú àwọn sahaba rẹ̀ wa immati tabi'in àti àwọn ẹni síwájú nínú àwọn tó wá lẹ́yìn àwọn sahaba wa man ba'dahum àtàwọn tó wá lẹ́yìn wọn min ahlil qurunil mufaddala nínú àwọn generation tó lọ́lá jùlọ so àwọn tó ń pè ní sálàfù nìyẹn so min ahlil quruni al mufaddala àwọn àwọn generation tó ṣe kíni tó lọ́lá jùlọ tán nabi sallallahu alaihi wasallam sọ pé kíni khairu khairun nasi qarni thumma alladhina yalunahum thumma alladhina yalunahum so wa dhalikum annahu kullama taba'ada az-zaman wọ́n ní eléyìí ni pé gbogbo ìgbà tí ìgbà bá sí jìnà sí àárín nubuwa kó lọ́dà nẹ́bì dákọ́lá tadayyun ó ma ń wọnú ẹ̀sìn o ma yọ ákìrọ sọ́fọ́wàhù in tí ó da purity rẹ̀ nú in tí ó da bó ṣe pure yóò dáru so yóò da bó ṣe pure yóò dáru so minal khalti nínú àwọn àdápapọ̀ alladhi yansha'u tó ma ń jẹyọ àna athari al-aqlaniyin látọ̀dọ̀ àwọn onílàákàyà àwọn tó ma ń ronú pé ìròrí ni wal falsafiyyin àtàwọn ní philosophy min jihatin látàpákan so àtàpákan nìyẹn so látàpákan ẹ̀sìn ma ń rọ̀pọ̀ mọ́ àwọn tó ma ń rọ̀pọ̀ àwọn nílàkà ìyẹn oye so àtàwọn tó ma ń rò pé ah, àwọn ti study oríṣiríṣi àwọn òròrí so àwọn lè debate gbogbo nǹkan so wọ́n ni wajahli nas àti àìmọ̀kẹ́ àwọn èèyàn bí usuli diyana pẹ̀lú àwọn ìpìlẹ̀ ẹ̀sìn min jihatin ukhra lábala mìíràn wọ́n ni fama min zamanin kò sí ìgbà kan illa wa yuhayyi Allahu àyàkó sí pé Ọlọ́run ọbó pèsè Ọlọ́run ọbó pípẹ́ Ọlọ́run ọbó gbé dìde man yadhubbu an usuli hadhihi diyana ẹni tí ó tí ó tí ó dáàbòbò àwọn ìpìlẹ̀ ẹ̀sìn yìí tí ó mọ̀ gbákò àwọn aránù tó tìbọ̀ wa dhalikum bis sa'yil hafif eléyìí pẹ̀lú pé wọ́n máa ṣe àwọn ìgbìyànjú tó lágbára gẹ́ fi i'adati nasi láti pé kí wọ́n dáwọn èèyàn padà ila amril awwal lọ sí bí alámàrí alákọ̀ọ́kọ́ oye òun náà ni nǹkan táwọn sọ̀hábà wà lórí ẹ̀ torí pé gẹ́bí Imam Malik sọ lan yasluha akhiru hadhihi al-umma illa bima salaha tí ó jẹ́ kí aláwọ̀kọ́ rẹ̀ náà dá so al'amurul awwal so alamari aláwọ̀kọ́ èyí ó padà sí wọ́n ni alladhi kana alayhi rasulullahi sallallahu alaihi wasallam èyí tó sì pé òjíṣẹ́ ọlọ́wọ́ bá wà lórí ẹ̀ bal qad jaa bihi min indillah kódà àtọ̀dọ̀ ọlọ́wọ́ bá ló ti mú wá thumma ah, ah, warathahu anhu ashabuhu lẹ́yìn náà wọ́n jogún rẹ̀ látọ̀dọ̀ rẹ̀ warithahu anhu ashabuhu àwọn sahabi annabi jogún rẹ̀ látọ̀dọ̀ rẹ̀ thumma a'immatul ilmi lẹ́yìn náà àwọn ẹni síwájú númà wal iman àti ìgbàgbọ́ wal din àti ẹ̀sìn min ba'dihim lẹ́yìn wọn wa hadha wa hadha al maqta' wọ́n ni ẹ̀rí egege in taka yóò min sadri hadhihi al aqida níbi aqida tanka fún wáyé òun náà ni pé sa'altu abi lẹ́yìn wà tanka fi jami' al-amsar wa ma ya'taqidani min dhalik ibẹ̀ ni so wọ́n ní ẹ̀rẹ́ gẹ́gẹ́ tán káyọ min sadri hadhihi al-aqida níbi ìbẹ̀rẹ̀ aqida yìí wa khayru burhani ala dhalikum ohun lẹ̀rí tó dájú lọ lórí gbogbo àwọn kẹta ti sọ yìí wọ́n fa inna ar-raziyayn wọ́n ní ẹ̀rá àwọn razi méjèèjì Aba Hatim wọ́n Muhammad ibn Idris ibn al-Mundhir al-Hanzali wa Aba Zur'a Ubaydullah ibn Abdul Karim wọ́n ní rahmatullahi alaihim wọ́n ní aṣá àmẹ́jì wọ́n sẹ̀mí fi al-qarni thalith ní sẹ́ntúrì ẹlẹ́kẹta wa hadha al-qarnu wọ́n ní ẹ̀rí sẹ́ntúrì yíò huwa min khayri al-qurun nínú àwọn sẹ́ntúrì tó lọ́lá jùlọ ọlọ́ni bí shahadati rasulillahi sallallahu alaihi wasallam pẹ̀lú ìjẹ́rìí àwòjíṣẹ́ ọlọ́wọ́ bá faqad sahha anhu alaihi salatu wasalam wọ́n ló ti nílẹ̀ látọ̀dọ̀ rẹ̀ wọ́n ní fi ghayri ma hadith أن القرون الثلاثة الأولى هي خير القرون wọ́n ní ní tó yàtọ̀ sí hadith ẹyọ kan ní pé àwọn century mẹ́tẹ̀ẹ̀ta aláhọ́kọ́ àwọn náà ni century tó dáa jùlọ àwọn ni generation tó dáa jùlọ walmaqsud in tí wọ́n gbà lérò anna ahla al-aqidati sahiha nípa àwọn tó lákìídà tó lálàáfíà yatadarasunaha wọ́n ma kọ́ àwọn nǹkan tó wà lórí ẹ̀ wa yatadhakarunaha wọ́n ma revise rẹ̀ wa yanshurunaha wọ́n ma tanka fil umma nínú al'umma muhafazatan lẹ́ni tí wọ́n ma sọ alayha lórí àwọn àkídà àwọn kùrúnù fàdọ́lá yìí mina dakhni so kún bí àwọn tí ó se kíni in tí ó rò pọ̀pọ̀ ma wasayan hafifan àti ìgbìyànjú tó wà rapid gẹ ní kawà hafif ní pé kó fast fi raddihim ní pé níbi pé kí wọ́n dá padà ila awwal lọ sí bí ìṣe alákọ̀ọ́kọ́ wal amri al-atiq àti alamari tó ti kíni tó ti pẹ́ wọ́n ni amri nabiyyi sallallahu alaihi wasallam ibi tí alamari annabi sallallahu alaihi wasallam wa ma ahsan wani kí ló dáto ma qalahu wahb ibn kisan in ti wahb ibn kisan sọ rahimahullah wani i'lamu wani ẹmọ annahu ni pé la yuslihu akhir ní pé ìgbẹ̀yìn alámàrí yóò lè kò lè dáa illa ma aslaha awwalahu àyàfi nǹkan tó ṣe kíni nǹkan tó kún nǹkan tó tún aláwọ̀kọ́ rẹ̀ sí oye wọ́n ni qala ashab wọ́n ni ashab sọ pé qultu li malik so imam malik ló sọ̀rọ̀ yìí so wahb ibn qala yuridu in tó gbà lérò ni pé badi'ul islam ìbẹ̀rẹ̀ islam awi taqwa àbí ìpáyà ọlọ́wọ́ ba awi taqwa àbí ìpáyà ọlọ́wọ́ ba so kílùkọ́ rẹ̀ ẹ̀rí pé àwọn nǹkan méjèèjì yìí àwọn nǹkan tí èyàn fi máa ń sọ rere náà nìyẹn so ìmá dá alámàrí yẹn padà lọ sí ìbẹ̀rẹ̀ islam awi taqwa àbí ìmá dá àti ìmá dá alámàrí yẹn padà lọ sí ìpáyà ọlọ́wọ́ ba àwọn nǹkan tó máa ń jẹ́ kí èyàn sọ rere náà ni so èyàn ní bùkátà sí ìpáyà ọlọ́ọ̀bá gẹn so ọ̀rọ̀ ọ̀rọ̀ Sheikh Rabi yẹn kẹ́ ma ń dún lórí mi ni o ma ń dún lórí mi pé àwọn tí wọ́n tẹ̀lé Ibn Hadi o àwọn tí wọ́n ní qillatu diyana tẹ́sí wọn kéré gẹn torí kò sí tẹbárí gbogbo fítàmì náà tó ma ń jẹyọ gbogbo fítàmì tó ma ń jẹyọ kíyàn mọ́ ní takó àyàn kí ìpáyà ọlọ́ọ̀bá ma wà pẹ̀lú yẹn wallahi ó ma ń kó báyàn gẹn ó ma ń jẹ́ okùnfà táwọn yẹn ma fi ń sí ìnàgẹ́ torí aláwọ̀kọ́ àwọn kankan wà tó yí pé àwọn tarbíyà kọ̀kan wà tí tẹ́kọ́ ó ti fún yàn àwọn tarbíyà kọ̀kan wà tí tẹ́kọ́ ó ti fún yàn nínú ìpáyà ọlọ́wọ́ bá gẹngẹn ìpáyà ẹ̀tọ́ ọmọ ẹlàkejì yàtọ̀ sí yẹn ìpáyà ìwà lórí àwọn àkìlákù tó dáa so bọ̀ tí yàn bá ti ní tẹ́kọ́wà qillatu diyana so tó bá ti sọ̀rọ̀ fún báyìí yóò wò pé ẹ̀yìn eh, kí ló fẹ́wọ̀ oúnjẹ ọ̀rọ̀ ayé yóò àmọ́ ṣe kíni yóò mọ̀ wọ́kì tí ó bá múnú ẹ̀sìn so ìtí èyàn gbọ́dọ̀ múra sí gan ọ̀rọ̀ tako wà èyàn gbọ́dọ̀ múra sí gan kò tó lásán kí ẹ̀yàn káwọ̀ pé à ah, manhaji ṣáàlá oye èyàn gbọ́dọ̀ mójútó àwọn nǹkan kíni àwọn ọ̀rọ̀ tako wà àwọn ọ̀rọ̀ akhlaq àwọn nǹkan tó jẹ mọ́ báyẹn gan but at the same time èyàn gbọ́dọ̀ wá ṣe pé no akhlaq nìkan là wá ń gbogbo àwọn kílùkọ rẹ̀ time management gbogbo àwọn kan so how to how to àwọn way how to so àwọn kan ni àwọn máa ń fáwọn borders kan lọ kà oye kò tún gbọ́dọ̀ jẹ́ pé òun nìkan ni a ń gbárùkù tì ara ọ̀ oye so ṣe rí in tí ọlọ́run bá máa fi ń sàdánwò fáwọn èèyàn ni pé kí ni yẹn dántọ̀tọ̀ bọ̀ ṣe tó nù wà jẹ́ kó gọ̀ lábá àwọn débi pé wọn ò ní rójú ráyè sí àwọn nǹkan mí tó ṣe pàtàkì ju nǹkan yẹn lọ ẹwọ̀n wọn súfí so ẹwọ̀n wọn súfí sí so ẹni pé ọlọ́wọ́ bá pàṣẹ pé ókè kíyàn ṣe dáadáa sóbì kíyàn ṣe kíní kíní wọn wá gọ̀ lábá àwọn ẹlòmíì náà interpretation tí ẹ̀ nífin ṣe o bí bí ṣe ń tú tẹ̀fsíìrì ara so yóò wá gọ̀ lábá àwọn débi pé àwọn nǹkan míì wọn rí but oun súnà wọn máa ń ṣe kí ni òun máa ń tẹ̀lé tọ́lọ̀wọ̀ bá sọ ni ok ọlọ́wọ̀ bá ní kíyàn ní akhlaq ní but kò gbọ́dọ̀ dí ọlọ́wọ́ ti tawhid àti súnà náà bọ́l akhlaq ṣe wá tako tawhid àti súnà pé èmi rí pé ah, ẹni tó sẹ̀ fẹ́ gbọ́n kan kí a ní kó lọ máa ka tíra ẹjẹ́ kó lọ ka tíra dáwà dáwà oye kódà tó bá lè ha oye ah of course tíra dawa dáwà tíra tó ṣe kíni tíra to wa pàgẹ́ ni oye so but ẹni yìí kéèsẹ́ tó nìdìnà o sì fẹ́ gbọ́n kan èyàn gbọ́dọ̀ train ẹ̀ pé ah ó gbọ́dọ̀ gbọ́ àkídà yìí àti manhajì oye so gbọ́n kan laqad ja'ala Allahu li kulli shay'in qadra fún gbogbo nǹkan lóde won ti eléyìí pataki gan so takwa nǹkan tó ṣe pàtàkì ni o takwa Ọlọ́run bá ma fi Ọlọ́run bá ma se èyàn gan bí fitna gan àmì èyàn tí ò gbẹ́sìn yé bó wò pé ah tún wọn àgbè lẹ́yìn ẹni tó pé èyàn kọ́dífù lẹ́yìn ẹni tó se kọ́dífù ni so kò kọ́lá kò wọn gbogbo pé eh, kíníkà òun ò gbọ́ yé o bọ́ pé ah tún wọn àgbè lẹ́yìn ẹni tí ó ṣe kọ́dífù ni àbẹ́ni tí ń jí tíra ó tíra ẹni tí ó ti ya pé a máa òun yóò kàn síwé yóò sí kọ́wà kó ní a sì lẹ́tí ẹmọ́ sẹ́yìn àwọn tó wọ́n wà lẹ́yìn ẹ̀wọ̀n nù but ẹwà ara wọn ẹlòmí tó yí pé even before fitting again, kí látù Diana pọ̀ fún wọn so ẹ̀sìn kéré nínú wà wọn so ẹni pé ó rọrùn fún wọn láti máa promote àwọn ní despite gbogbo nǹkan tí wọ́n ń ṣe so yẹn búrọ̀ sọ́ra gan so wọ́n ni wọ́n ni wà immatul huda ala hadha wọ́n láwọn ẹni síwájú nínú mẹ́nà wọ́n sì wà lórí ilé wọ́n ni wà qad tadammana hadha al-maqta' wọ́n ni ègégé ta ka fúnra wáyé ó kó sínú awwalan aláwọ̀kọ́ dhikru sanad ó kó sínú ìka sanad rẹ̀ wọ́n ni sanadi hadhihi risala tàdọ́mẹ́nà su'al wọ́n ló kó sínú ìbéèrè abdurrahman ibn abi hatim abáhù tó bí bàbá rẹ̀ wà abá zura àti abu zura wà fihi shay'an nǹkan méjì wà mẹ́mbẹ̀lẹ̀ ahaduhuma aláwọ̀kọ́ annahuma nípa àwọn méjèèjì o aqrabu ulama'i al-ummati ilayhi nípa àwọn ni wọ́n súnmọ́ ẹni aláwọ̀kọ́ bàbá rẹ̀ ni wal akharu qaribun so ẹnẹ́lẹ̀ kejì súnmọ́ wọ́n ti dákọ̀nà bí mo fẹ́ bèèrè ẹ̀tẹ́lẹ̀ wọ́n ni fahuwa ibnu ammati abihi so wọ́n ni ọmọ àǹtì bàbá rẹ̀ oyi ọmọ àǹtì bàbá rẹ̀ so so ni abu zur'a jẹ́ so wakilahuma raziyun àméjì rọ́yìn náà ti wá so ìlú ìlú kankan náà tí wá fàjítàmà aláhùnmá ó wá kó papọ̀ fún wọn kúrùbù nasabi ìsúnmọ́ papọ̀ nínú ọ̀nà walbalad àti ní ìlú so ẹ̀kọ́ aláwọ̀kọ́ ni pé àwọn ẹni tó súnmọ́ jù so ọ̀dọ̀ wọn ló ti kọ́kọ́ ṣàǹfààní dáadáa so náà ń ṣàánú rẹ̀ pẹ̀lú pé àwọn tó bàbá rẹ̀ tún kọ́kọ́ jẹ́ ń súnnà oyi Abu Zur'a náà tún jẹ́ oyi wọ́n ni sáà ní annahu sa'alahuma thalathata as'ila wọ́n ló bí wọ́n ní nǹkan mẹ́ta wọ́n ní a kullaha muhimma gbogbo ẹ̀ ló ṣe pàtàkì àbí kullaha muhimma gbogbo ẹ̀ ló ṣe kíni gbogbo ẹ̀ ló ṣe pàtàkì wọ́n ní al'awwal aláwọ̀kọ́ su'aluhuma obi àwọn méjì an madhahibi ahli sunna ní pé kí ni ojú ọ̀nà ahli sunna fi usuli din níbi ìpìlẹ̀sìn وذلكم لأن هذا الباب إليه نبني أبلا يو هو الذي كثر فيه النزاع إبني فانفقسي واشتدت فيه الخصومة إبني ما برني قوقسي بين أهل السنة لا نعوني سنة ومخالفيهم أتعطوا يقعوا ẹnu orí pé bẹ́ẹ̀ ni in kìí ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ní tí a bá wọn pò kọ́ ni pé alásàrì mẹ́rin ara ní tí a bá wọn pò ní pé àà bó láti máa sọ pé Ọlọ́run bá wà ní gbogbo ààyè so àwọn òsúrù dín ọ̀rọ̀ òsúrù dín ló sì kí ni ló bọ́ fún wọn so wọ́n ni wa mukhalifihim min ahli al-bid'ah àtàwọn tó yapa nínú àwọn bid'ah ala ikhtilafi madhahibihim lórí bí ojú ọ̀nà wọn ṣe sọ̀tọ̀tọ̀ wa masharibihim àti fi tí ẹnìkọ̀ọ̀kan wọn ti mú wọn ni min jahmiya

so ìdá fi rí ní pé gbogbo àwọn bí tí àkídà ṣáyẹ̀rọ bá ti gbòrò gbogbo àwọn nǹkan tí Jahmi ibn Safwan sọ a ma ra wọn kọ̀kan nú wọn tí ó tó wọn tó fẹ́ yáyà búyà so tí wọ́n mọ̀ sọ́rún kẹfẹ́ ẹ má wò pérò àwọn mùdírù markaz ìlú yìí kan ló wà o ibi táwọn àṣáyẹ̀rọ pọ̀ sí irú wọn máa o irú wọn máa ń gan ló máa ń pọ̀ dáadáa kódà láwọn tán máa ń tó ma ń wà ń bẹ̀ níbi táwọn àṣáyẹ́rọ pọ̀ sí wọ́n ma ń pọ̀ dada yàtọ̀ sí yẹn ẹ̀ ní rí pé wọ́n kàlẹ̀ ma sọ pé ó sàìsẹ̀ ni láàrin ara wọn náà kódà láàrin ara wọn gan tó bá tún nípùn lálágan wọn ní sọ pé sàìsẹ̀ so àwọn mọ̀ ń bẹ dáadáa torí kí ni Jahm ibn Safwan sọ so lọ́lọ́run ò nílò ìkẹ́kẹ́ oye so ní Kùránì ṣe kíni kìí sí nǹkan tọ́lọ́wọ́ bá sọ kalẹ̀ so ó bó kíni ṣe mẹ́nà pé ni so wọ́n wá ní lẹ́wù Jahmiyya ń bẹ láàrin àwọn àṣáyẹ̀rọ̀ tó ní Mu'tazila ń bẹ láàrin wọn Kullabiyya ń bẹ láàrin wọn àwọn àṣáyẹ̀rọ̀ gangan ń bẹ láàrin wọn wọ́n ní wa ghayrihim wọ́n ní fala budda min wọ́n ní kò sí tàbí ṣùgbọ́n kíyàn sálàyé nígbà tó ní pé ibi báyìí ni ìyapa pọ̀ sí wọ́n ní walkashfi anil haq àti sísọ lórí òdodo wọ́n ní athani ẹlẹ́kejì nínú nǹkan tó bèèrè wọ́n ní su'aluhuma obi àwọn méjèèjì amma adraka alayhi ahlul ilmi in tán bá àwọn olùmọ̀ lórí ẹ̀ fi zamanihim nígbàtí wọn wal Ah, in tí ó dẹ̀ jẹ́ kó ṣe lè wọ́n ni hubbu sheikh abdurrahman al-hafiz al-muhaddith wọ́n ni ibn abi hatim in tó jẹ́ kó ṣe lè ni pé ó nífẹ̀ẹ́ ah, ma'arifati man hawlahu min min min ahli al-aqtar àbí ma'arifata man hawlahu min ahli al-aqtar wọ́n fẹ́ mọ̀ àwọn tó rọ kìrìká wọn nínú àwọn ìlú wọ́n ni wa man yumkinuhu al-wusul alwusula ilayhim àtàwọn ẹni tó pọ́síbù fún láti dọ́dọ̀ wọn wọ́n ní wa yumkinuhum alwusula ilayhi tó sì pọ́síbù fáwọn náà káwọn náà dọ́dọ̀ tí ẹ̀ wọ́n ní imma mubashara yálà kan ríra wọn directly wa imma bi wasitatin àbí a true intermediary hatta yakuna ala bayyina tí ó fi wà lórí àmàdájú ya'rifu min khilaliha ahlus sunna tí ó lè mọ̀ pẹ̀lú rẹ̀ àwọn wo ni ahlus sunna wa mukhalifihim àtàwọn tó ṣe kíni àtàwọn tó yapa wọn ah, fayu'iddu al-'idda li muqabalati as-sunna wal fadli wọ́n ní yóò wá prepare láti pàdé àwọn onísúnnà àtàwọn ẹni ọlá wa tuqa wa salah àti àwọn ẹni páyà àtàwọn ẹni rádá bima yunasibuhum pẹ̀lú nǹkan tó bá wọn mu min mahabbatin nínú fẹ́ fi dhati Allah nípa ìfẹ́ lórí tọ́lọ́wọ́ bá gangan so wazab àti ìdífẹ́nd àna àrọ́dìhìn nípa ìdífẹ́nd ọ̀nà wọn wal akhdh anhum àti ìgbà ìmọ̀lọ́dọ̀ wọn wani wa thalith ẹlẹ́kẹta su'aluhuma o n bi àwọn méjì amma ya'taqidanihuma kí tún ní àwọn méjèèjì náà ṣe kí ni àwọn méjèèjì náà gbàgbọ́ nù rẹ̀ oye so ẹ̀rì pé wọ́n fi mín gasi bí pé Ah, wà má ya'taqidani min dhalik kí ni wọ́n gbàgbọ́ nú rẹ̀ nínú àwọn nǹkan yẹn so kéé pé àwọn olùmọ̀ máa ń sà wọ́n máa ń yọ tó bá wùyàn pé nínú gbogbo tí ẹ ti wà gbọ́ torí tẹ́lùmí máa ń sinú pé èyàn ti gbọ́ pé kí ó lọ́dọ̀ àwọn Sheikh Rabi ìṣẹ́gun pọ̀ nínú gbogbo àwọn nǹkan tẹ́yìn náà bá wọn lórí àwọn òwúlẹ̀ òkú bá mú oye so kalima no ah so ẹlòmí ilẹ̀ máa tú bíbà ìfífẹ́ inú rẹ̀ pé ìwọ náà rí báwọn wà máa yà àtẹ̀kìdá ní mìíràlì pé ìṣe gbogbo ẹ̀ oye ara ọ̀ ara ọ̀ mìí ó túnmọ̀ kí ni ó túnmọ̀ bàyà níyà ni ní pé ibi bẹ̀ kẹsí pé nínú rẹ̀ oye so so alúhùmá àmà yà àtẹ̀kìdá ní hùmà ní pé a kí ni àwọn méjì gbà lálìsọ̀kàn min tẹ̀mìdíyà náà ni ewúnú àwọn nǹkan táwọn àfáà súnà wà lórí ẹ̀ làbú hatim àti Abu Zur'a agbádànù pé yá ah, mọ́wàá gbélé kí ni wọ́n sọ lẹ́yìn ìgbà tí wọ́n sọ gbogbo ẹ̀tán lẹ́yìn ìgbà tí wọ́n sọ gbogbo ẹ̀tán wọ́n sọ pé ah, báwọn náà ṣe ṣe kí ni báwọn olùmọ̀ ṣe wà lórí ẹ̀ bẹ́ẹ̀ náà làwọn ṣe wà lórí ẹ̀ Abu so ẹni tí ó wà máa yọ ti ẹ̀kalẹ̀ pé eléyìí ilé ṣùgbọ́n ọ̀rọ̀ hajjúrù ẹ ká wòye sí lásìkò ti wáyé ẹ ká wòye sí inú tó yẹ ká yọ́ọ̀lẹ̀ oye so tó wọ́n fẹ́ yọ́ọ̀lẹ̀ sọ ara ọ̀ wọ́n ni su'aluhuma amma ya'taqidan ó ń bí wọ́n pé kí wọ́n láti sọ́kàn rẹ̀ huma wa dhalika ni pé yakunu naqluhu qawiyyan kí hadaini shaykhayn kó se kó dẹ̀ fi máa àkídà àwọn àfá méjèèjì hatta walau ta'arrada lahu mu'taridun ní pé tẹ́yàn ká bá ti ẹ̀fẹ́ takó wa idha bihi yaruddu alayhi yóò lè kọ́rọ̀ dúbò wa qad aslafna wọ́n ni a ti mú síwájú wọ́n ni qawla Ya'qub ọ̀rọ̀ Ya'qub li banihi fún ọmọ fún ọmọ rẹ̀ pé ma ta'buduna min ba'di kí wọ́n ni ẹ̀rí àwọn hadhihi thalathatul as'ila àwọn ìbéèrè mẹ́tẹ̀ta yìí hiya sababu kitabatihi òun ni ìdí tán fi kọ rahimahullah rahimahullah an walihi látọ̀dọ̀ bàbá rẹ̀ wa abi zur'a rahimallahu al-jami' kọ́nà kúkẹ́ wọn hadhihi risala tíra yìí wa bathiha fi an-nas àti tó fi tàkálà ní àwọn èèyàn wa hadha yudhakkiruna wani eléyìn mú wa rántí bima qalahu ibn sirin in ti ibn sirin sọ rahimahullah ní pé inna hadha al-ilma din ìmọ̀ yíò ẹ̀sìn ni ó fanzuru amman ta'khuduna dinakum ẹ ma wòye sẹ́ni tẹ́ ma gbẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ wa hadha tanbihun wani eléyìí ìtanijí ni ó ìpàkíyèsíyàn sí ni ó ya ma'sharal muslimina wal muslimat wani lana ila an nahrisa hirsan shadida wani ó panada fún wa ní pé ká ṣe gbìyànjú ní ìgbìyànjú tó lágbára ala alla na'khudha dinana ní pé ká má mú ẹ̀sìn wa o fil usuli níbi ìpìlẹ̀ ni wal furu'i àti níbi ẹ̀tútù ni illa an alimin fi shar'i àyàfi látọ̀dọ̀ ẹni tó jẹ́ olùmọ̀ nípa sharia mashhudin lahu ẹni tí wọ́n ti jẹ́rìí fún bi rusukhi fil ilmi ní pé a ah, ó jiná númà àwọn afẹ́ ma ń fi kí ní ìsì gan kọ́ ìdù ìsì gan pé ẹni tán jẹ́rìí fún pé ó nímà wọ́n ni wà lè ṣe kọ́mà ti alhassana àti wọ́n jẹ́rì fún àtẹni tó yí pé ó wà lórí ìdúrédé tó dá ala tadayyuni lillah lórí ìṣẹ̀sìn fún Ọlọ́run Ọba wal fiqhi fi dinillah àti fiqhu nínú ẹ̀sìn Ọlọ́run Ọba fa innahu ma yafshu wọ́n ni in allati yujhal ashabuha taratan tó ṣe pé wọn kí ma wọn tó sọ gangba mi wa taratan ìgbà mi sire yakunu ahluha àwọn tó sọ laysu min dhawil ilmi shar'i wọ́n yisa àwọn onímọ̀ sharia aw yakunun àbí wọ́n jẹ́ min dhawil ilmi shar'i wọ́n ṣe pé onímọ̀ sharia náà àmọ́ wọ́n ti sọnù wọ́n ti nù فإنه متى أخذ العلم عن هؤلاء ìgbà tán bá ti ń gba ìmọ̀ lọ́dọ̀ àwọn ẹni yìí wà ha'ula ní pé tí a máa kà ti ń gba ìmọ̀ lọ́dọ̀ eléyìí àti eléyìí àti eléyìí tí a máa kí ma gba ìmọ̀ lọ́dọ̀ anybody pé ah, òun kàn rí youtube náà ni pé ó ṣàlàyé masala kí a máa ṣe wùdó ó ṣàlàyé kílìpù náà ló máa ń wò kílìpù ah, mélòó ló ti wá wò ẹ̀yìn bá kàlẹ̀ ní méjì yóò ti fẹ́ tó 50 ah ẹlòmí ìgẹ́ tí ń gbọ́ orí lecture gan tí ìgbọ́n tó ń tó gbọ́ tàbáwò clip 50 bóyá 30 minutes lẹ́ẹ̀kọ̀ọ̀kan 500 minutes ló ti gbọ́n àbí ah ẹ́ 500 minutes nù so ah, kíyàn sọ́ra gan kíyàn sọ́ra ibi èyàn kan ní máa mú mọ́ pé eléyìí eléyìí ojú kòkòrò máa ń ṣe ẹlòmí ìgbà mi ẹlòmí náà ti mọ̀ lódó bọ̀ yóò mọ̀ pé ah, a ti mọ̀ bọ́sẹ́ ní tí kí ní ẹ̀mọ́ bí ni pé èyàn mọ̀ ní dáàfù ìmọ̀ ń kó báyẹ̀ ìmọ̀ jẹ́ kíyàn lẹ̀ kò sí ìmọ̀ jẹ́ kíyàn lẹ̀ ọlọ́wọ̀n ọba tí ó ṣe sá fún ni tí ó ṣe yíyàn jẹ́ so ìdíyàn bá ń rọ ìdíyàn bá ń rọ sára ìdíyàn bá ń rọ sára ìntàrà ó ma so tó bá ti gbọ́wọ́ kú gbọ́ àwọn ah, ohun tí a ní kíyàn kọ́ máa dìsì pẹ̀lú Yorùbá so mo fẹ́ so ìmí ma ń gbọ́ wọn nígbà mí náà kò sí ó ma gbọ́ kódà hmm, ikhwa táwọn afá bá ń sọ́yàn pé kíyàn jìnà sí ẹni tó yẹ munharif wallahi kíyàn gbọ́ ni kódà bí àwọn alámọ̀rí ẹ̀sìn ibi àwọn alámọ̀rí ẹ̀sìn wallahi ọmọ ń dàrú gẹnifà tíra káwọn àtẹ́nìkan kọ́ ń pa àwọn nǹkan tó jọ mọ́ káràkátà náà bọ́ ẹni yóò nífẹ̀ẹ́ ẹnu ni

kódà hátà ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn halabi náà gọmọ halala nǹkan fáwọn èèyàn ọmọkà tí wá ti fún wọn sọ́rọ̀ ìbáyìí halala ni so èyàn gbọ́dọ̀ sọ́ra gan wọn táwọn fáwọn sọ fún ipé ẹmọ́ kàtírẹ̀ ni ẹmọ́ kàtírẹ̀ ni ẹ ṣáwà tó burú bídá

ní mọ́sálásí ànábì gan ní tí ma ń ṣe àwọn dawot àwọn thousands of students tó ma ń jókòó síwájú ẹ̀ àfáwọn onímọ̀ ah àfáwọn onímọ̀ ẹkùn ẹjẹ́ alẹ́mọ̀ wá mọ́nà jẹ́ lọ́dọ̀ àwọn afá ti wá ọ àmọ́ bá ti di kí ní ẹ̀láwọn ẹjá mọ́ wá sọ́dọ̀ àwọn ilé iná o wọ́n rí pá àánú wà ní nímọ̀ mọ́ irọ́ ni wallahi irọ́ ni ìmọ̀kẹ́nà ni ìmọ̀kẹ́nà ìtàwọn yẹn máa fi ń rò pé bóyá ẹlòmí nímọ̀ ju bó ṣe ní lọ ọ ni pé bóyá bóyá ọ̀rọ̀ ẹlòmínà ti lọ ṣápùn ọ̀rọ̀ ó ti lọ ó ti mọ̀ pé irinṣẹ́ tó wọ́n fi ráhùn yẹn múnú pé à ó wá ti dùn sí ọmọ gbádùn ìlà fílíṣò kí ló dé òun gbọ́ ìlà fílíṣò kí ni ọ bá mú wá báyìí ó ní pọ́ǹtì ni ẹ ma mọ́rọ̀ wá báyìí pọ́ǹtì ni <laughs> ìdítọ̀ òun lẹ̀ fẹ́ kó bá ní pé àwọn ti lọ gbé ọ̀rọ̀ tó láwọn bídá mọ̀ pé táwọn fi ríyàn mú nìyẹn wọ́n ma ń kọ́ ọmọ sẹ́ni bọ̀yìn tó yẹ pé ìkàláàsì lòun mójútó kò mọ̀ gẹ́mọ́ yẹ́ òun dólùmọ̀ gbogbo tó ń mójútó ní gbogbo ayé rẹ̀ ní pé ókè ìmọ̀ káwàmọ̀ fọ́lọ́wọ́ba káwàmọ̀ fọ́lọ́wọ́ba ó wá padà yá ọlọ́run sọ lólùmọ̀ ọ̀yí so kí èyàn gbájú tó pẹ̀lú nǹkan tí ó bá lọ́dọ̀ àwọn súnnà so yíò ní bùkátà sí gbogbo àwọn kìnnìyàn wallahi àwọn ènìyàn mọ́nájì wọ́n wà kọ̀bí ìsìgàn tí ẹni bí táìmù bá sí wọ́n gbogbo nǹkan láyé táìmù wọn padà fi hàn náà ni bí táìmù bí wọ́n sí wọ́n ń lọ sí bó sí wọ́n ń lọ sí láwọn èèyàn wà máa rí yíò àmà hàn sáwọn èèyàn so kí yẹn but ẹni tó bá ti wá tó bá ti wá tó bá ti takú sí wọn so yóò lè fún láti gbà eh, ó láwọn kankan pé ẹ ṣe bí bàbá Fauzan yìí bàbá Fauzan yìí pé ní àwọn tí ń tàn mọ̀ká ni bàbá yìí tó tọ́ bà wọ́n tán criticize ẹ̀ mú ibi tó ti ṣe kíni ibi tó ti ṣàìṣe wà wọ́n mú ohun tí ń sọ wádà ìtí ìwọ́n sọ pé ẹlòmí ni pé ẹlòmí gan náà àwọn táwọn ọmọ Fauzan náà ah, kí tẹ̀yìn gbárùkù tẹ̀ ni àwọn àfáà ẹsẹ̀ Eh, ṣe rí in tó mọ́ ń ṣẹlẹ̀ láàrin àwọn súnà láàrin àwọn èèyàn gbà mí ẹkẹ̀ mọ́ òpé ah, kí ni gbogbo ládàádá ìbáyìí kí wá ní ìtumọ̀ gbogbo àwọn kọ́ ìdà tí <laughs> eh, yẹn kọ́ ṣéèkì yẹn tó tọ́ afẹ́ ma dọwọ́rú àmọ́ gẹ̀ẹ́sẹ̀ gbogbo àwọn afáàrin ló ti sọ̀rọ̀ ń pa irú àfáà kìíní sí àwọn èèyàn ah, bọ́ àwọn afáà tó sọ̀rọ̀ ń pa rẹ̀ kí ni wọ́n fi mú wọn eh, wọ́n kàbí <laughs> ah, nǹkan márùn-ún fún ọ wallahi kí ní ìmọ̀ ṣẹlẹ̀ rádá gẹnifa ó dà àìmọye alámọ̀rí tó ń ṣẹlẹ̀ lórí ẹ̀ lọ́wọ́ bá so in tí wọ́n ma fi dẹ́rù àwọn èèyàn ní pé ẹ ṣe fàzán tí wà láyìn kò sẹ́ni tó jiyàn pé ṣe fàzán kẹbíir minal kibar kẹbíir minal kibar ní ṣe fàzán Eh, wa ni ọmọ afọ náà àfá ọmọ àfáàní ọgbà àwọn wáàzì àti ọ̀kọ́ ik ma ń fáwọn YouTube àwọn ọ̀rọ̀ amẹ́rin Awọn àwọn ọ̀rọ̀ tó dánà ó gbọ́ tí ó ronú píwàdà ọmọ àfáàní eh, ta ló ṣe tàdí rẹ̀ ṣe kàrọ̀fà ti lọ ṣe tàdí rẹ̀ Eh, ẹni tí Sheikh Ubaidillah gbọ́ pé àtàwọn àràfà tí wọ́n ní fẹ́ gbọ́ irọ́ burúkú ni sẹ́rí ọjọ́ tó bá yẹ pé tí Sheikh àràfà ti bá fẹ́mú rẹ̀ wàlá yóò lò yóò lò ọjọ́ tó bá bá fẹ́mú rẹ̀ yóò lò ẹwà wò sí pé àtà ah, Sheikh Ubaidillah àwọn gan sọ ṣẹ́wárí ọ̀daràn àwọn èèyàn àwọn náà mọ̀ sọ pé eh, ẹ̀ ń ṣe tẹ̀kìlì dàwọn afá ẹ̀ ń ṣe tẹ̀kìlì tó bá wá di pé ká lo principle eh, tó tọ́ ń pa àwọn àfá ẹwà yàrí pé hàn kìbáru wo ló wọ́n ní gẹ́ẹ̀sì rẹ̀ àwọn àràfà sí lọ́kàn lọ wọ́n ní gẹ́ẹ̀sì rẹ̀ bọ́ sí wọ́n wọ́n fẹ́ bí jarhu náà fi mú jarhu mú fásárù ni mú kọ́ dámù náà tààdìlì na èyí ò bọ́lá fún lórí tààdìlì na jarhu mú fásárù ni èmi ò tí gbà torí pé ẹ̀bí kọ́lá ṣe kọ̀rọ̀bí náà wọn ò tí kèsì pé wọ́n sọ kankan parẹ̀ báwọn sọ ọlọ́pàá rẹ̀ afá ọmọ afá ni afá ni ẹja ma gbàmọ́lọ́dọ̀ ẹgbẹ́ ẹ̀bọ̀ tí wọ́n ti kọ tíra kan wọ́n ṣàlàyé àwọn afá tó tún wá ń lúmi náà àwọn lúmi tó ti mọ́ lọ sí dáwọ́rọ̀ wọn àwọn afá yẹn ṣàlàyé pé wà tó bá wà lọ àwọn pé ọ̀dọ̀ àwọn ẹlẹ́gbẹ́ táwọn ti bàdán láti bí 2013 ọ̀dọ̀ wọn ni mọ́ láti ayébításán <laughs> tó oh ọ̀dọ̀ wọn ní ma ń dé sí so ọ̀dọ̀ àwọn ẹmọ́sáàsí wọn tí ma ń ṣe lẹ́kṣọ́ kúrò àwọn wọ́n sàlàyé gbogbo lè inú ìwé pé gbogbo àwọn kan yìí ẹn tí mi ò fi láìka àwọn fáwọn wọ́n síwájú àwọn kìbáàrù wọ́n síwájú àwọn kìbáàrù wọ́n kẹ́kàn wọ́n ṣe tàzí láàrẹ̀ ṣe kù pé di yìí náà wọ́n dáwọn àfóò yìí wọ́n ni àwọn àfóò lẹ́yìn fún ẹ wo àwọn afá lóyìn yìí bọ́lá ó wá YouTube ní play fún ẹ̀wọ́ ẹ̀wọ̀n bọ̀ oye ugbele yóò bára ká ẹ̀mù ajarru mufassar muqaddamun ala ta'dil so kódà kò sẹ́ni tí ó bá zaka rẹ̀ ẹ wo ẹ wo jalala imam ahmed ẹ wo jalala bí imam ahmed ṣe tó nínú imam ahmad zaka ni tó tọ́ àmá majruh ni bí yahya ibn ma'in ṣe ga tó nínú jarh wa ta'dil bí ah yahya ibn ma'in jarh ni tó tọ́ àmá ẹni tí ẹni tó tọ́ sí ta'dil ni so eléyìí ṣe pàtàkì gan wọ́n ní hasala tafarruqul umma wọ́n ní tán bá ti ń gbàmọ̀ lọ́tọ̀dọ̀ ilé ìgbàmọ̀ lọ́tọ̀dọ̀ ilé ìgbàmọ̀ lọ́tọ̀dọ̀ ilé so wọ́n ní hasala tafarruqul umma wọ́n ní al'umma wọn pínyà wọ́n ni wàṣàtàtì shamliha yóò ma pín sí pé àwọn ìkójọpọ̀ wọn yóò ma pín yẹ́rẹ́rẹ́ wà harfuha àti ìmá yẹgẹrẹ rẹ̀ amma radiyallahu laha min tawhidi wa sunna kún bí nǹkan tí Ọlọ́run bá yọ́nú sí fún nínú tawhid àti sunna ila libtidaa níbi àdádálẹ̀ fi dínillah níbi ẹ̀sìn Ọlọ́run bá azza wa ma ahsan ma qalahu ibn mas'ud wani a ah, umar da ọ̀rọ̀ tí ibn mas'ud sọ pé la yazalu nasu salihin àwọn èèyàn ní yẹ̀wọ̀n onígbò wọn ma jẹ́ èèyàn dáadáa mutamassikin wọn ma jẹ́ tó sí pé wọ́n di ẹ̀sìn mú ma atahumul ilmu tí ma bá ti wọ́n bá wọn min ashabi muhammadin látọ̀dọ̀ àwọn sahabi annabi wa akabirihim àtàwọn àgbàlagbà wọn bó ṣe kórí ni o àwọn kibar lèyàn dá ìmọ̀lọ padà sọ́dọ̀ wọn so àwọn kìbáàrù lè yán dáìmọ̀ lọ padà sọ́dọ̀ wọn so wọ́n ni wà ìdá àtàhùnmù ilmu an asọ̀gírìhìn tí ma bá ti ń wá lọ́dọ̀ wọn látàwọn kí wá sí pé kìbáàrù tí wọ́n fi ń wọn láwùjọ o bí àwọn àfá ulamaul baladi ara o oye ulamaul baladi kọ́ o so ní tí wọ́n fi ń wọn ni pé àwọn àfá àwọn àfá àwọn àfá súnnà láyé gẹ́bọ́ sí ma wọ́n láyé àwọn sàhábà gẹ́bọ́ sí ma wọ́n ní ayé àwọn tàbí'ìn kí a má sí máa wọ́n láyé àwọn tó wá lẹ́yìn wọn kí pé àwọn tó jẹ́ àgbàfánlúwà yìí kí a máa fi èjì wọn àti bàtà tí ń ṣe dá gbogbo bàtà tí ń ṣe dáwà ẹ mọ̀ wẹ́lò mí o àwọn èèyàn ní bùkátà sí kán gbọ́mọ́n hajji yìí gan ẹ wà máa ráwọn èèyàn wọ́n ti gbọ́gbọ́gbọ́gbọ́ kìíní lílò náà ni nígbàtí ẹ̀ ti ń ṣe dáwà ń sìn ó ti lé 20 years ẹsẹ̀ wọ́n rí pé ó sọ̀rọ̀ èyí ṣe wọ́n sọ̀rọ̀ tẹ̀blígì ah, ah, ah, láti 20 years láti fi 20 years ọ̀rọ̀ tẹ̀blígì sẹ́ yí wọn ẹwọ̀n kan àfá àgbàfá ẹwọ̀n ọ̀rọ̀ tẹ̀blígì sí yí wọn kò kìí sàpẹẹrẹ dáadáa wallahi èmi ò mọ̀ báwọn èèyàn sí mọ́ ronú bọ̀t wallahi kìí sàpẹrẹ dáadáa kìí sàpẹrẹ dáadáa rárá àti ara ẹlẹ́kẹ́ ìṣwá ni ókè tẹ̀blígì nìkan ni àbí ẹ̀yàwọn nǹkan mí nǹkan sí èyàn máa èyàn máa ah subhanallah alazim àwùjọ wa yìí kọ́nà ọba kó sànú wa ni sí ìdí ẹ̀mọ́ ṣe ni pé àwọ̀kọ́ mọ́ àfà ìmára àwọ̀kọ́ fà mara tàbá ti wá fà mara azaka rẹ̀ bọ́n súnnà ni tó bá sọ tẹ̀blígì tó á fà mara sí tó bá sọ ìkwáni á fà mara sí tó bá sọ̀tà àwọn alábíyà tún fà mara sí tó bá sọ̀tà àwọn kìníyà tún fà mara sí oye so a mọ̀ akẹmọ̀ fà mara àbí ó gbọ́dọ̀ kọ́kọ́ ti wà lórí dáadáa náà káàtẹ̀ tó súnmọ́ ara Imam Barbahari dọ̀ àwọn rẹ̀ òun ni pé má jókòó ti ẹni kankan títí tí gbogbo súnmọ̀ ó fi pé lára rẹ̀ ọ̀rọ̀ manhaj tí ọ̀pọ̀lọpọ̀ wọn náà ti gbọ́ yé nífà títí tí gbogbo súnmọ̀ ó fi pé lára rẹ̀ but tamari súnmọ̀ báyìí kí ló ní táwọn èèyàn fi ẹni tó kú ẹni tó kú ní súfí kí ló tó fi tẹbí tó kó báwọn èèyàn ní tó fi tó fi di pé wọ́n yìn náà ẹni tó kú ń súfí tó fà fi yìn náà nìna tó fi gbé e ga àwà tẹ́lùmí tó ṣe ó di 30 minutes láti fi defend ẹ̀ wé à pé kakos oye so tẹ́lùmí tó ṣe ó di 30 minutes láti defend ẹ̀ in tó kó báwọn èèyàn ní pé tẹ́yàn kẹ́ bá ti wá sọ òdodo kan ó ti sọ́dọ̀ ń súnnà súfí fáyín tó kún súfí mọ̀lúdì kódà nínú tí a tún gbọ́nà ní pé ibitẹ́ ibitẹ́ ibitẹ́ ibitẹ́ ibitẹ́ nìyẹn tún lọ gẹn ẹwọ kẹ so a ń ṣe mọ̀lúdì kí kò jábọ́ fẹ́ ní yìí a ń gbá a ń se àwọn karamati táwọn yóò gbàgbọ́ tí ó sọ wọ́n so kò kò fẹ́ ní yìí pé ó sọ̀rọ̀ pé ìkúnlẹ̀

but in tó ma bóhun ṣe máa rí àwòrán yẹn ni pé ah, àwọn ilé ìhun ò gbà àwọn èèyàn lá tí ah, bí gbogbo alápọ̀ lájọ common hajj tí yíò bá ti pé ló ń súnnà tí yíò bá ti pé ló ń súnnà tí gbogbo kìsọ́ọ̀lù súnnà ò bá ti pé sí èyàn gbọ́dọ̀ gbá lọ́sùn èyàn gbọ́dọ̀ jókòó sí síwájú rẹ̀ àwọn onígbà onígbà aláfáà tí wọ́n kò sí kákọ́ sí wọn kéèsì tí ẹ̀fin gbáyìn láàfánù sí kìsọ́ọ̀lù súnnà pé sílá sí kìsọ́ọ̀lù súnnà pé sílá but wallahi gbogbo ìkọjá láàbí ma ń yà àwọn èèyàn yìí sáré gbéyàn ga wallahi àdánwò ní mọ̀jẹ́ fáwọn sàbábọ̀ ẹwọ kánú wọn tí wọ́n gbé gáńgbà yẹn náà tán gbé àfáhùn gágán nínú àwọn doctor so tán gbé àfáhùn yẹn gágán ẹwọ nǹkan táfáhùn yẹn padà dì fún wọn àwọn ìjàbátá nafsu nǹkan tó ṣẹlẹ̀ lẹ́ni ẹ̀nà nígbà yẹn náà ẹgbẹ́ ní iga náà ni ìsìnyìí gbogbo nǹkan tí ń dánwò ló ń dánwò ẹ̀ so àwọn èèyàn wọ́n kẹ́ ń kọ́ nǹkan lè fẹ́ ni tẹbá wẹ́ ni yínà ó lè pé ẹni tán gbájú pé òun àfáà manhaji àfáà manhaji ní ìlú ó lè pé òun ní gbọ́ rẹ̀ jù àwọn gbọ́ kìíní gan ó là gbogbo àwọn tó ti sàlàyé àwọn ìdàkájẹ́ òun gbọ́ kò sí lápàlá rárá kò bí kankan fún ẹ̀yìn gbọ́dọ̀ sọ́ra gan ọ̀ so wọ́n ní ìmọ̀ wọn wá látọ̀dọ̀ àwọn kibar so kìí ṣe ulamaul balad lèyìn fi wọn àwọn kibar ara ọ̀ àwọn olùmọ̀ súnnà ni nílùú kọ̀ọ̀kẹ́ náà àwọn òun ló wá ń tẹ̀lé àwọn kibar yẹn jù torí tí ayẹyẹ alimam abdullahi ibn barak sọ ọ̀yí ibn Mubarak in tọ́sọ nìyẹn pé wa amma as-saghir yu'addi ila al-kabir fa huwa kabir ní pé ọmọ kékeré tí ẹ tó ń sọ àwọn èèyàn máwọn kíni àwọn kìbáàrù kẹbírù náà lòun náà so gẹ́ pé ìlú lámọ́ fi wọn àtọ́jú orí ara o so àwọn olàgbàfà sún àwọn olówá ń sọ àwọn èèyàn papọ̀ mọ́ọ̀jù wọ́n ni fa idha atahumul ilm wọ́n ni tí wọ́n ti wá bá wọn an asagirihim látọ̀dọ̀ àwọn kékeré wọn halaku wọ́n parun fahadha khayru wa'idin wọ́n lè ló dájú ní wàásí ma'ashara al-muslimina wal-muslimat wọ́n ni fallaha allaha fi sunna wọ́n ni ẹ̀bẹ̀rọ náà bá ẹ̀bẹ̀rọ náà bá nípa sunna wọ́n ni allaha allaha fi tadayyuni lillah wọ́n ni ẹ̀bẹ̀rọ náà bá níbi ìmá sẹ̀sì fọ́nà ọba tadhakkaru ẹna radiyallahu anhu so wani annasu thalatha àwọn ènìyàn ìlà mẹ́ta ni wọ́n fa'alimun rabbaniyun olùrí àwọn èèyàn wa muta'allimun ala sabili najah olùwá ìmọ̀ tó wà lójú ọ̀nà àtìlà wa hamjun ra'ahun àtàwọn pálapàla atba'u kulli na'iqin gbogbo ẹni tó bá ti náà síta náà tẹ̀lé oye so kí ẹ̀ sọ́ra gẹn kí ẹ̀ má wà ní inú ìrẹ́lẹ̀kẹta ẹ wá rí pé ìrẹ́lẹ̀kẹta làwọn èèyàn pọ̀ sí láwùjọ wa gbogbo ẹni anybody ni anybody wọ́n tẹ̀lé sáà ti sọ̀rọ̀ súnnà kan àdánwò ọlọ́wọ́ yìí kí ọlọ́wọ́ bá padà dán àwọn èèyàn òkúlé pípé ọlá àwọn kèfèrí ó padà máa sọ̀rọ̀ súnnà wọ́n sì máa wọ́n máa gbé wọn ga níbi tọ́lọ̀ ń lọ so látara àwọn èèyàn wà desperate gan so wọ́n rò pé èyàn lálákan ní òkànrán súnnà lọ́wọ́ èyàn lálákan ní òrán súnnà lọ́wọ́ wọ́n ni faqala lẹ́yìn bá tó sọ ilé wọ́n ni àwọn méjì wá sọ pé adrakna al-ulama abá àwọn olùmọ̀ fi jami' al fakana min madhhabihim nínú mazhab wọn o wọ́n ní annal imana qawlun wa amal ní pé imanu ọ̀rọ̀ ni àti iṣẹ́ yazidu wa yanqus ó ma ń lékún bẹ́ẹ̀ sì ló ma ń dínkù wọ́n ní min ha'una ibi báyí bada a jawabul imamain èsì àwọn olùmọ̀ méjèèjì wá bẹ̀rẹ̀ rahimahumallah fata'ammalu qawlahum ẹrùnú sí ọ̀rọ̀ o adrakna al-ulama ní pé a báwọn olùmọ̀ fi jami'il amsar ní gbogbo olú ilé ijma' nan naqala fún wayo hijazan wa iraqan wa misran wa shaman wa yamanan láwọn olú yìí wọ́n ní khamsatu aqtar wọ́n ní àwọn ilé tó márùn muhimma tó sì pàtàkì wọ́n ní fi dhaka nígbà náà takthuru rihlat ilayha ìsẹni àjò ń pọ̀lọ síbẹ̀ gan wàhíyà mahatul anzor wọ́n ní ayé tí ayé tí wọ́n gbárùkù ti ní ayé tó ní kọ̀nsáàni ni wọ́n ní wàhíyà mahatul anzor nas ayé tí àwọn èèyàn fún ní kọ̀nsáàni gani wa asfarihim àti dantaman sẹ́ni àjọlọ fakana al'alimu wọ́n ní àwọn olùmọ̀ wọ́n ní onímímọ̀ wọ́n ní wa ilm àti àwọn olùwáìmọ̀ yantabuna hadhihi al-aqtar wọ́n ma ń gbà lérò láti lọ sí àwọn ibi báyìí wayartadunaha bẹ́ẹ̀sì ni wọ́n ma ń lọ wọ́n ma ń bọ̀ wọ́n ma ń dúnímà rẹ̀ wọ́n ni fal'alimu wọ́n ni onímímọ̀ yaktasibu thalathata ashiya ó ma ń ṣe àǹfàní mẹ́ta yóò sàǹfàní mẹ́ta láwọn ayé yìí wọ́n ni awwal ziyaratuhu wọ́n ní ìbẹ̀wò kí ni àrọ́bù in tó wá lẹ́yìn rẹ̀ Abu Muawiya ìwá kí ni àrọ́bù rẹ̀ ziyaratuhu ìkwánuhu mhm. ok kí ni mawdin rẹ̀ ní àrọ́bù Hmm? kí ni ipò rẹ̀ nínú ìrọ̀ ziyaratuhu ikhwanuhu hmm? ziyaratuhu ikhwanuhu abu ubaida kí ni ipò rẹ̀ nínú ìrọ̀ ziyaratuhu in tó wà lẹ́yìn rẹ̀ kí ni ipò rẹ̀ nínú ìrọ̀ maf'ulun bihi ẹ pé ẹ pé ziyaratu kíni ikhwanahu kí ló dé tẹ́ pé maf'ulun bihi torí pé àwọn ikhwana ló ń ṣe ziyara wọn kẹsà àwọn àbúrò kẹsà àwọn bàbá rẹ̀ ok ah fi'li wádà táàfi pé maf'ulun bihi lélẹ̀ al'alimu da ọ̀dá ara o sentence ọ̀tọ̀ lélẹ̀ eléyìí sentence ọ̀tọ̀ ni ok alim wà mẹ́ tọ́tọ́ ok ẹjẹ́ mú wá fún yín ziyaratul alimi ikh so ziyaratul alimi bí tí alimu wà mẹ́ yẹn nìyẹn bọ̀ alimi mẹ́ wọn ẹ fi'li da fi'li da tàbátẹ̀ ni alim ni fa'il da ẹ gbà ṣùgbọ́n ẹ mọ̀ ẹ gbà ṣùgbọ́n ẹ mọ̀ so ziyaratuhu ikhwanahu náà so yí i'malul masdar ọyí so masdar ń ṣiṣẹ́ kíni ó ń ṣiṣẹ́ fi'l ni ọyí ziyara ń ṣiṣẹ́ kíni ó ń ṣiṣẹ́ fi'l ziyaratuhu ikhwanahu ọyí so la i'malul masdar wọ́n ṣe kíni masdar ń ṣiṣẹ́ fi'l ń bẹ̀yẹn so àwọn ni ziyaratuhu ikhwanahu ahlal ilmi so ahlal ilmi wal fadli so ní bíbáyí náà hijazan wa iraqan wa misran wa shaman wa yamanan kí ni bọ̀rẹ̀ nínú rọ́bà abu sa'ad hijazan wa iraqan wa misran wa shaman wa yamanan Turkey now. tó kéè bẹ́ẹ̀ ni tó kéè bẹ́ẹ̀ ni hijazan wa iraqan wa misran wa shaman wa yemenan kí ni pọ̀lẹ̀ ní iraq badal fún kí ni tó bá yí pé badal ní fún amsor in tó yẹ kó jẹ́ ni hijazin tó rí pé amsor majururun so kìí ṣe mamnu min as-sarf torí pé wọ́n gba tanwin ọ̀yí so kíni kíni pọ̀ nínú ẹ̀rọ Abu Hud kíni pọ̀ Hijazan Iraqan wa Misran wa Shaman wa Yamanan kíni pọ̀ nínú ẹ̀rọ hmm. hal bọ̀ kìí ṣe mushtaq lára àwọn mẹ́jẹ̀ mọ́ halil pé ismun mushtaq sí hmm. hálì ni hálì kọ ó fẹ́ jọ hálì bọ̀gẹ̀ sí hálì hmm. eh, Abu Sufyan kíni? Eh. Ah, àbọ̀ ẹmọ́ mọ́ option méjì wá ẹ́ ọ̀kan náà ni mú wá ẹ lọ pẹ̀lú pé kó jẹ́ zọ́rfù zaman kẹ zọ́rfù makan ẹ lọ pẹ̀lú pé kó jẹ́ zọ́rfù makan adọ́rọ́kínà ulama hijazan wa iraqan wa misran wa shaman wa yemenan ok kí lẹ sọ pé kí ni option yẹn lẹ́kejì agogo tamyiz tamyiz oye tamyiz so hijazan wa iraqan wa misran wa shaman wa yemenan tamyiz so yi so tamyiz so kesi hal so wani ashe'u thani wani oke ziyaratu ikhwanahu ahlal ilmi wal fadli fi tilkumul aqtar ní àwọn kíni ní àwọn agbègbè yìí al-khamsa wọ́n ní fi dhatillah wọ́n ní ibẹ̀ wọ́n wò nítorí Ọlọ́run Ọba asìmọ̀ kíkíyàn bẹ̀rẹ̀ wò nítorí Ọlọ́run Ọba a nínú nǹkan tó gajù tẹ́yàn lè ṣe ni so nínú nǹkan tó gajù tẹ́yàn lè ṣe ni pé kíyàn bẹ̀yàn wò nítorí tọ́lọ́run Ọba so lè so ẹjẹ́ ká ba mẹ́bàá naktafi bi hada al-qadar so insha Allah ta'ala síbèrè wa síbèrè wa naam oh kí kilo kore rẹ̀ ọ̀rọ̀ abdullahi alimam abdullahi ibn mubarak ni pé fa'amma saghir يؤدي إلى الكبير فهو كبير فأما الصغير wọ́n ṣàlàyé afárí ibn Mas'ud iná ni wọ́n ọ̀rọ̀ yìí ló wá gbẹ̀yìn àlàyé tán sí wípé fa'amma as-saghir ẹ̀rọ wọn kékeré yu'addi ila al-kabir tó sì pé òun connect ma wọn kí kabir wọ́n ni fa huwa kabir wọ́n ni kabir náà lọ́wọ́n so bó ṣe jẹ́ ni wallahu a'lam Wa alaikum salam àwọn kí ni àwọn ẹ́ ṣékò bẹ́ ló sọ wọ́n ní kọrùnù thalith ni wọ́n bí wọn ni wọ́n láwọn mẹ́ta wà so wọ́n ní kọrùnù thalith ni àwọn mẹ́ta wọ́n sọ ń bí wọ́n ni ní page 33 وني وهذا المقطع من صدر هذه العقيدة هو خير برهان على ذلكم وني فإن الرازيين أبا حاتم وني وأبا زرعة وني عاش في القرن الثالث عمي جسا من الثور سنتوري وهذا القرن اي ري قرن تواشي سميو هو من خير القرون نينو awon century tó lọ́lá jùlọ eh bẹ́ẹ̀ ni after àwọn méjì student náà jẹ́ fún imam ahmad oh okay mo tí ó ti yé mi question yìí ti yé mi sí ṣẹ́rí the fact pé èyàn kú síwájú èyàn kò túnmọ̀ pé wọ́n jọ sí century kẹ̀kẹ́ náà ṣẹ́rí bá ṣe tún ní kọrúnù látún ní tọ́bákọ̀ oye ṣẹ́rí ní kọrúnù kọ̀ọ̀kan ó lè ní àwọn tọ́bákọ̀ tó lè pọ̀ so ní kọrúnù kẹ́ǹsìn alẹ́ ní kíni alẹ́ ní tọ́bákọ̀ bí mẹ́rin lápẹẹrẹ ń sìn alimamu shafi àti imam ahmad kọrùnù kankan náà ni wọ́n bọ̀ tó bá kọ̀ wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni oye so the same thing náà pẹ̀lú kílùkọ rẹ̀ so bóyá pẹ̀lú àwọn míì náà àwọn míì náà àwọn míì báyìí ṣá so tọbakọ́ọ̀tù oríṣìíríṣìí oye so tọbakọ́ọ̀tù oríṣìíríṣìí tọbakọ́ oríṣìíríṣìí ni okay tọbakọ́ àwọn kìbárù sọ̀hábà ni abubakar umar eh, eh, aljarrah eh, talha gbogbo àwọn báyẹn ok tó bá kọ̀ míì tún ni àwọn bóyá tó bá kọ̀ míì tó tún ni àwọn Abdullah ibn Abbas so bó ṣe bó ṣe jẹ́ pé wọ́n tún wọ́n wà ní century kankan náà tó bá kọ̀ ń ṣe kíni ó tún ma ń sọ́tọ̀tọ̀ but century kankan wọ́n yíwà oye so bó ṣe jẹ́ niyà wallahu a'lam so jẹ́ ká dóba subhanaka wa hamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa